Some time ago, ní ìgbà kan this month, we began to look at the ocean of life. A bẹ̀rẹ̀ sí pé àkórí ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò tí a pè ní I pick it up from where we stop. The ocean of life. Òkun ayé. In Luke chapter five. Nínú ìwé Luke From verse 1 to 4 by the lake of Gennesaret. And saw two ships standing by the lake. But the fishermen were gone out of them. And were washing their nets. He entered into one of the ships. Ó ti wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà. Which was Simon. Ìṣe ìsílíọ́nì. And prayed that he would cast out a from the land. Ó sì bẹ́ tí ó ṣẹ̀ sí ẹ̀yìn tí ó kúrò ní ilẹ̀. And he sat down. Ó sì jókòó. And sat the people out of the ship. Ó fi kọ́ ìjọ ènìyàn láti. Now when you have not taken. Bẹ́ẹ̀ bí ó ti dákẹ́ ọ̀rọ̀ yìí. He said unto Simon. Òwe fún Simoni. Launch out into the deep. Kì í sí ibú and let down your net tí o sì tú àwọn yín sí ìpàdé fún àkókò. And Simon answered said unto him, Master. Simon sì dáhùn ó sì rí fún pé olùkọ́ mi. We have torn on the man. Gbogbo òru àná ni àwa kò ṣiṣẹ́. have taken nothing. Àwa kò sì Nevertheless. Ṣùgbọ́n. Of thy word. I will let her tonight. Èmi ó ju àwọn náà And when they have this done. Nígbà tí wọ́n sì ti ṣe They include a great multitude of fishes. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja. To their break. Àwọn wọn sì ya. May you have In net breaker man. Ó sì sàpẹrẹ Which one the other ship? Yóò wà ní ọkọ̀ kí. That they should come and help them. And they came and filled both the sheep. Wọ́n sì wá wọ́n sì fún ọkọ̀ méjì. So that it began to sink. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí I began to discuss on that time. Nígbà On that time that at the bank of the large ocean called life. Èyí ẹ̀bá òkun ńlá tí a ń pè ní ayé. There stand an array of ten fishermen. Níbẹ̀ ni a rí oríṣiríṣi àwọn apẹja mẹ́wàá. And I began to explain to you that the ocean of life. Nípa náà mo ti bẹ̀rẹ̀ sí ṣàlàyé pé òkun ayé wà yìí. is a place of intrigue. Ó jẹ́ ibi àyíǹde. Manipulation. Ibi àyídáyídà profitless working. Ibi òkú tí ò lérè nínú. And so on and so forth. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. And that you must know where to throw your net in the station of life. Àti bí ẹnì kan láti mọ ibi tó sọ àwòrán sí nínú òkun ayé. And you must know what to do. Bẹ́ẹ̀ o ti láti mọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe. You must understand levels things. Ẹ láti mọ̀ pé àwọn ìpele a máa yí padà. Things sin. Àwọn nǹkan máa yí padà bákan náà. During the temptation of Jesus Christ. Ní àkókò ìtọ́wò Jésù Kristì. In Matthew chapter four. Ní ìlú ìwé Mákì orí ìkẹrin. The devil did not leave. Èsù kò fi yín lọ́rùn sílẹ̀. After one rebuke. Lẹ́yìn tí ó gba ìpáwí kan. No, bingo. Kò lọ. It took three scriptures. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì mẹ́ta and three rebukes. Àti ìsìnkú mẹ́ta. For the devil to depart for a season. Ni ó gbà kí èkìtì wá sílẹ̀ kò sáà. And for angels to come and minister to you. Àti ṣé àwọn áńgẹ́lì wọ́n lè wá ṣe iṣẹ́ ìrànṣẹ́ fún un. Three scriptures. Ẹ̀sìn ọlọ́run mẹ́ta. Three rebukes. Ìsìnkú mẹ́ta.

So for every new level of power. Òdìdàn fún gbogbo ìpele agbára tuntun. Any new level of achievement. Ìpele àti àṣeyọrí ìpele àṣeyọrí tuntun. That you achieve. Èyí tí bá rí. You will also face a new set of devils. Láìsí àní àní ó tún dojú kọ ìpele àwọn èsì. More sophisticated than the last one. Èyí lágbára ju àwọn tó bá yàtẹ̀ lọ unto every new level sí gbogbo àwọn ìpele ọ̀tún there is a new level bẹ́ẹ̀ èsì tuntun bẹ ní ìdìbò bá ìfẹ́ pastor Tó bá olùsọ àgùntàn. And you have fifty members. Kò sì ní ọmọ ẹ̀jọ́ bí àádọ́ta. It's a devil to fight. Èsì kan wà tó yẹ kó o bá jà. The increase to five hundred. Wọ́n wá di bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Another devil to fight a new, a new level. Èsì nínú tí wọ́n wà tó owó bájà ní ìpele tí. They become one thousand. Wọ́n bá di ẹgbẹ̀rún kan. Another level. Ìpele mìíràn ni. They become ten thousand. Àwọn ló wá di ẹgbẹ̀rún bá ẹgbẹ̀rún mẹ́wàá. One of the hated devil. Ó ti wá ní àwọn èsì. Àwọn làkà Devil to That's why as believers we can't just sit down. Torí Improve your prayer. Ẹ̀la no promise us. Ìfòróró yàn yìí kò sí ìrírí That the gates of hell will not come against us. Ṣé àwọn ẹnu ọ̀nà àpáàdì kò ní tó gbógun tì wá? But it prevents the gates of hell from prevailing over us. That's what they are mentioning for us. Òun We teach what we know. Ó dá mọ̀ dá máa We repeat produce what we are. So what God wants you to become. I've náà Ọlọ́run fẹ́ kó dà I have been saying some words just ago. God wants you to become every weapon. God that, that the anointing to go to that level. Will come upon you now in the name of Jesus twenty seven. Àwọn apẹja mẹ́wàá ló wà at the question of life. Ní òkun ayé. The first group of fishermen. Ìsọ̀rí àwọn apẹja kìíní. Number one. Ìkíní rẹ̀. That the corrupt fishermen. Òun ni àwọn apẹja tó tọ́ tó sì yẹ. They have the correct net. Wọ́n ní àwọn tó yẹ kán ní. They have the correct wisdom. Wọ́n ní ọgbọ́n tó yẹ kán ní. They have the correct knowledge. Wọ́n ní ìmọ̀ tó yẹ kán ní. They are 100% divinely located. Pátápátá ni wọ́n wà ní ipò tí ọ̀run fẹ́ kí wọ́n wà. They are in the right place at the right time. Ibi tó yẹ kí wọ́n wà ní ìgbà tó yẹ kí wọ́n wà ni wọ́n wà. They are not the kind of people who run from ministry to ministry, mountain to mountain. Wọ́n kì í ṣe irúfẹ́ àwọn ènìyàn tó máa ń ṣe láti ilé iṣẹ́ ìránṣẹ́ kan lọ sí ilé ilé ẹ̀kọ́. Those ones you are confused ìsàlẹ̀. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn tí àwọn akọjá sí ọkàn wọn ti kú. Ẹ̀sìn tí o mẹ́wàá àṣeyọrí is correct. 我去找你，我去找。 wíwà ní ibi tó yẹ kó wà. Once you are wrongly located, you are in trouble. Ní kété tó o bá sí ní ibi tó yẹ kó wà, o ti wọ́n ní òbílísì lọ. Because your angel ah, ó ṣeé ṣe kó jẹ́ pé ẹjọ́ kò sí yìí. Maybe you are even supposed to be in Zaria. Bóyá Zaria ló ìpínlẹ̀ Zaria ló yẹ tó yẹ kẹ́ wà. The angel stands there. Ángẹ́lì ó dúró de ọ̀ níbẹ̀. Ọmọ mi yà ní Amẹ́ríkà. Bóyá orílẹ̀-èdè Amẹ́ríkà kan ló yẹ kó wà. Angel is waiting Nigeria. Ángẹ́lì wa ń dúró de ọ ní orílẹ̀-èdè Nàìjíríà. you are nowhere to be found. Ṣùgbọ́n wọ́n wá ọkọ̀ wá ọ. This is a very serious problem. Pàtàkì àbí ọ̀rọ̀ lélẹ̀ sì wá jẹ́ they have correct fishing net. wọ́n ní àwọ̀ tó fi ń pẹja and they cast their net. wọ́n á máa ju àwọn wọn. into the right place. sí ibi tó yẹ kó sọ sí. in the ocean of life. ní inú òkun ayé. they have the wisdom. wọ́n ní ọgbọ́n. to fish correctly. láti pẹja bí ó ti tó àti bí ó ti yẹ. wisdom. ọgbọ́n is the application of knowledge. O nílò ìmọ̀ tó o Knowledge. Ìmọ̀ wàyí. Is the application of understanding. O nílò òye ìlàkàyè rẹ. Understanding. Oye rẹ. Is the application of humility. O ní ìlò This is What you to understand. Eléyìí People who have the, the correct discernment have the wisdom of God. Somebody has said. Ẹnìkan ti sọ An ordinary man learns from his own mistakes after that again. Wọ́n ti wí eléyìí An ordinary man. Ènìyàn lásán. Learn from his own mistake. Akẹ́kọ̀ọ́ láti inú àṣìṣe ara rẹ̀. A wise man. Ọlọ́gbọ́n ènìyàn. Learn from other people's mistakes. A kó ẹ̀kọ́ láti inú àṣìṣe àwọn ẹlòmíràn. But a fool. Ṣùgbọ́n aṣíwèrè ènìyàn. Does not learn at all. Kì í ṣe ẹ̀kọ́ ẹ̀kọ́ kankan rárá. They say a fool of forty is a fool forever. Wọ́n ní aṣíwèrè nígbà tó pọ̀ mọ́ ogójì ọjọ́ ọdún aṣíwèrè títí láì. Long proverb òwe tí ò tọ́ ni o. Israel full at twenty one. Tó bá jẹ́ òpè tàbí òkòló nígbà tó ń lọ́wọ́ lọ́mọdélógún. You are already positioned to be a full forever. Láì sí àní-àní o ti wà ní ipò láti jẹ́ òpè títí láì. A man at twenty one. Ó yẹ pé ènìyàn kan bí ọkùnrin nígbà tó sọmọ lọ́kànlélógún òpònú nìyí méjì àti eighteen àti ojú ọmọdún méjìdínlógójì òkú náà ojú òpònú ní sìn. you are likely to be a fool forever. ó ṣeé ṣe fún yẹ́pọ̀ títí láì òpònú ló jẹ́. unless you change your way totally. àfi tó bá yí ìṣe rẹ padà pátápátá. tó kàlè. tó bá yí padà pátápátá. at the age of eighteen now. wọ́n fẹ́ nípa tó pọ̀ ọmọdún méjìdínlógójì. you allow your body to be an instrument of experimentation by one man somewhere. wàá jẹ́ kí àgọ́ ara ẹ̀ kó jẹun tí ọkùnrin kan fi ń ṣe àyè playing with your destiny. Ó fi àyànmọ́ rẹ ṣeré ni. You call it fun. Ó pè é ní ìsígbàdùn ara ẹni. But the end. Ètò túmọ̀ sí pé tìrẹ ti tán. It's full of twenty-one. Òpònú tàbí òpè nígbà tó pé ọmọdún mọ́kànlélógún. Foolish girl at eighteen. Ọmọ obìnrin nígbà tó kọ́ ọmọdún méjìlélógún tó jí òpònú. Foolish girl at eighteen. Òpònú àbí aṣèrè ní ọmọdún méjìlélógún. Then the day full for us. Nípa báyìí, ó ṣe òpònú tàbí aṣèrè sí láì. So the first cover zero. Eléyìí ni àwọn òfófó. Zero. Àwọn òfó verily. This is a very serious matter. Pàtàkì ọ̀rọ̀ sí lórí ìtumọ̀ jẹ́. At the age of fourteen fifteen. Ní bí ọmọ ọdún mẹ́rìnlá tàbí ọmọ ọdún I went to sit for an external examination. Mo lọ láti ṣe ìdánwò kan. That time they call it GAA O level nípa náà wọ́n pè ní ìdánwò jíṣì external candidate. gẹ́gẹ́ bí ẹni tó wá ṣe láti láì lọ tú nípa tẹ̀lé yìí. in classrooms. gbogbo wa la wà nínú kíláàsì. classrooms and normally they use schools for those exams. gbogbo àwọn ìdánwò yìí tá à ń sọ yìí wọ́n máa ń lò wọ́n máa ń ṣe nípasẹ̀ ilé ìwé kan ni. secondary school. ní ilé ìwé girama. we got in. nígbà tá a bíbẹ̀. they ask us to fight wọ́n ní ká bẹ̀rẹ̀. I looked behind me. Mo wá wo ẹ̀yìn mi. I saw a heavily bearded man. Mo rí bàbá kan tó jẹ́ pé ìrògùn rẹ̀ pọ̀ gidigidi. He sat at my back. Ẹ̀yìn mi ló jókòó. And he Ọmọ mi. Èmi náà bá bàbá. Uh, anything I don't understand. Ohunkóhun tí ò bá yé mi. I'll be asking you. Màmá ọ̀sẹ̀ àìsíkì pépà gidi ìtìrì. náà kò sí ní ìwé pélébé kan kò fi tọwọ́ sí mi. I said, but this is examination. Ah, mo ní ìdánwò làwa ṣe yìí. So don't worry. Máa kọ̀ mí nù. I'm taking this exam now. Ṣé mò ń ṣe ìdánwò nísìnyí? At the age of fifty five. Nígbà tí mo pé ọmọ ọdún márùn ún ní ọgọ́ta. I was taking an examination at the age of fourteen. Nígbà tí èmi ti ń ṣe ìdánwò tèmi ní ọmọ ọdún mẹ́rìnlá. I was taking that exam at the age of fifty five. Ọ̀wọ́n ṣe ìdánwò tiwọn ní ọmọ ọdún márùn ún ní ọgọ́ta. Let me assume that you pass ti wá rò ó. Lọ́dún àbúrò àti will pass off exam. Ṣé rò pé wọ́n ṣe pèrègede nínú ìdánwò yìí? He is not likely to pass because it's me that is expecting to answer the question. Ṣùgbọ́n kò ṣeé ṣe kán yege nínú ìdánwò yìí nítorí èmi náà retí pé kí n dáhùn ìbéèrè. I did not pass a single answer to him. Báyìí mi kẹ̀lẹ̀ rẹ̀ mi ò fi ọwọ́ sọwọ́ fi ìdánwò ìdáhùn rẹ̀. Wọ́n ní wọ́n sọwọ́ sí wọn. Troubling me too much, I put my hand up and ask for my seat to be changed. Nígbà tí bàbá ìtura ń yọ mí lẹ́nu nínú yàrá ìdánwò, bá nawọ́ sókè, ilé ẹ̀jẹ̀ pàrọ̀ àga mi. This will lead to fight. Ṣé tó bá tilẹ̀ péré ni dé? Go to the university. Tó wá wọ ilé ẹ̀kọ́ gíga tó bá. Who finish at sixty. Nígbà tó bá fi ọgọ́ta ọdún. To fulfill his destiny. Láti lè mú àyànmọ́ rẹ̀ jẹ́. Those are the zero fishermen. Eléyìí náà pè ní àwọn apẹja oh, òwúfo. Unfortunately. Ó ṣe ní láàánú. There are plenty of human beings in that category. Pé púpọ̀ ni àwọn ènìyàn tó wà nínú ẹgbẹ́ yìí. That category. Nínú ìsọ̀rí yìí. And this is why many people sometimes don't understand. Ibi rẹ̀ wá lè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní òye rẹ̀ òye. Kind of prayer to pray. Irú àwọn àdúrà tó yẹ kí wọ́n gbà. Even when a person. Pé ní ìgbà tí ènìyàn kan. spends twenty years tó bá lo ogún ọdún in preparation for insanity láti pilẹ̀ wèrè. question is ìbéèrè náà ni wọ́n really will you run mad. nípa àwọn gan yóò wá ya wèrè gangan. I'm praying for anyone here. Mo gbàdúrà fún ẹ̀yin yóò tó bá ń bẹ níyìí. If already tó bá yẹ pé títí di ìsinmi. yàtọ̀ fífú fífú fífú. ó ń pẹja ó ń pẹja ó ń pẹja. you cut nothing. títí di ìsinmi ò rí nǹkan kan pa. there is nothing you can really point at that. kò sí nǹkan náà tó lè tọ́ka sí. you are ready for. pé o ti kó gbòdì ọdún. thirty five. o ti kọ́ mọ́tò márùndínlógójì. I'm praying for such people today. Mo gbàdúrà fúrú fún àwọn ènìyàn bẹ́ẹ̀ lónìí. Before you leave this country. Any power that wants to rob your destiny. Agbára kágbára violent pain the name of Close your eyes, beloved. I shout this loud and clear. My life ìwà ayé mi. Ara ìta ìta. Mo ní láti. Ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. So, who was the first group of the fishermen? Ìrìnàjò ni ìsọ̀rí àwọn apẹja kiri. Second group. Ìsọ̀rí kejì. Nothing. Wọ́n rí nǹkan kan mú. Nothing. Òfo. One of the saddest days in my life. Ọ̀kan nínú àwọn ọjọ́ tó tàmí nínú jẹ́ ní ayé mi. Was the day a man came to my council room. Òyìn ọjọ́ tí ọkùnrin kan wá sí àìsàn tó ń gbani níyànjú. He broke down

is not that he had money. Bẹ́ẹ̀ bó tilẹ̀ ó lówó lọ́wọ́ children to school? Rọ̀ ọ̀kan nínú wọn lọ sílé ìwé. He had seven children. Ọmọ méje ló bí. And yet when his uncle writing a letter from abroad, he would take the letter and go and look for other people's children to read the letter. Ibẹ̀ nígbà tí àbúrò bàbá rẹ̀ bá kọ ìwé sí láti òkèèrè ìlú òkèèrè, a wá mú ìwé yìí amúlò fara àti akẹ́kọ̀ọ́ máa ń ka ìtọ́kọ̀ sínú ìwé. Okay. How old is your oldest son? ọmọ rẹ tó dàgbà jù ọmọdún mélòó ni. twelve forty six. ọmọdún mẹ́rìndínlẹ́ àádọ́ta. what is he doing now. kí ló tó ń ṣe nísìnyí. that nothing. kò ṣe kankan. i see tv. síbẹ̀ ni mò ń bọ. i'm praying for somebody here. mo gbàdúrà fún ẹnìkan. if your virtue. tó bá yẹ kí àìsí sí rẹ. is a possession of somebody. ó wà ní ìkáwó ẹnìkan. recover it in the name of God.

the native doctor that helped him to do the medicine had died. Ìyẹn ni pé ajá òun ṣe tó bá ń ṣe yìí ó ti kú. So he had no clue how to reverse it. Ní bàbá ìwà mọ tó òun ṣe fagilé gbogbo ohun tó òun ti ṣe. And now the situation of all the seven children dey embarrassing. Ipò tí àwọn ọmọ rẹ̀ méjèèjì wá wà báyìí ó ń ṣì lójú. And that's why he came for prayer. Tó ṣe fà á tó fi wá fún àdúrà mi eléyìí. Number three. Ìkẹta ìsọ̀rí àwọn apẹja kẹta. We call them error. A máa ń pè wọ́n ní àwọn apẹja àṣìṣe error. Sisamen. Àwọn apẹja àṣìṣe. They catch the wrong fish. And the thief kills them. Ẹja yìí á tún Wrong labour. Ìlàkàkà tó Cut the wrong fish. Ẹja tí ò tọ́ òun náà The thief. now goes ahead. Ẹja náà á padà wá to kill them. To eliminate them. And that which they love doing so much. Now turn around. To eliminate them. Four. We have the tragic fishermen. The sea. They will catch the sea but the seed will be destroyed in their hands. Ṣùgbọ́n lọ́wọ́ wọn ni ayé ẹja ìyàkúntàjẹ́. Tragic ìsàmẹ́. Àwọn apẹja ìjàmbá. Àbí everything they spend their life gathering. Ìyẹn ni pé gbogbo ohun tó ti fi ayé wọn kó jọ. Just give it away. Pátápátá lápò lámọ wọn lọ́wọ́. Friends become their enemies. Àwọn ọ̀rẹ́ awájú ọ̀tá mọ́ wọn lọ́wọ́. Career ruin. Iṣẹ́ wọn aforí sọ́kún. Because the cup this nítorí pé wọ́n rẹ̀ jamú. But the fish was destroyed. Nǹkan ẹja yìí ó parun mọ́ wọn lọ́wọ́. In their hands. Ilé ọwọ́ wọn. Brilliant career. Wọ́n da wọ́n pèrè kéde ní ìsí ọwọ́. Now make a serious mistake. Wọ́n wá sí àṣìṣe ńlá kan. Which renders them completely useless. Ìdáwà jẹ́ fún jẹun tí ò wúlò mọ́. And steal everything from them. Àti wá jí ohun gbogbo tó wà ní ìkáwọ́ wọn. Everything is gathered. Ohun gbogbo àbí gbogbo nǹkan tó bá rí kójọpọ̀. This is the way. A kò rá mọ wọn lọ́wọ́. I met a man like that. Mo bá ọkùnrin kan pàdé bẹ́ẹ̀. A retired professor. Professor ni tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. They gave him a lot of money. Wọ́n fún lọ́pọ̀lọpọ̀ owó. After he had retired. Lẹ́yìn tó ti fẹ̀yìntì nínú iṣẹ́. Then I don't know where he went. Mi ò wá mọ ibi tó lọ. He met these people ó bá àwọn èèyàn ìpàdé who said they one dollars. wọ́n ní àwọn máa ń fọ owó ìyẹn ni owó dọ́là. so the secret of one room. wọ́n bá mu lọ sínú yàrá kan. they took a blank piece of paper. wọ́n bá mú pépà tú àpò kankan tí. three to a liquid. wọ́n ti sínú omi kan. pull it out. wọ́n fà á yọ. it became hundred dollars. ó wá di dọ́là ọgọ́rùn-ún dọ́là. he was amazed. ó jẹ́ alẹ́ nu oṣù kàyéfì. láti ọjọ́ kí. ó ló da. professor. Professor, before we continue, olórí tí a tẹ̀síwájú. Uh, you can make ten million dollars in a day. Million dollars? lè lè rí bí òjọ́. But we need half a million naira. Ṣùgbọ́n a nílò ìdajì mílíọ̀nù náírà. To buy a particular chemical. Láti ra oró omi kan omi kan ní pàtó. For this thing. Fún iṣẹ́ yìí. Professor went withdrew half a million. Professor náà lọ ó lọ kó owó ìlàjì mílíọ̀nù náírà wá. from the over a million he had in early eighties. láti inú owó tó ju mílíọ̀nù náírà tó ní ní ìbẹ̀rẹ̀ àwọn ọdún nineteen eighty. the ticket. ó gbà lọ́wọ́ rẹ̀. Okay, come next time the chemical will be ready. Ó jẹ́ padà wá nígbà báyìí báyìí, omi ta fi ń ṣòkò yìí, ọ̀nà fi ń ṣòwò yìí, láti rẹ̀ láti wà rẹ̀. Ìṣúmọ̀ pépà, ìṣúmọ̀ pépà. Ọ̀rọ̀ àti àtúndínlò pépà díẹ̀ díẹ̀ sí. And to a dollar ní dọ́là ní wọ́n ti fi ń They said the chemical approved. Wọ́n ní omi tó ní ti ògùn yìí owó yìí ó ti tán. Family mama ni. Àti ọkọ̀wé ti wá. He brought everything. Gbogbo owó tó wà lọ́wọ́ ẹ̀ ló ti kò dé. They said it's not enough. Wọ́n ní lẹ́yìn òtún tó. He went to the bank and borrowed money. Ó bá lọ sílé ìfowópamọ́ kò tún lọ yáwó. And gave it to them. fún wọn. The last day he brought the money for them. Ọjọ́ tó kẹ́yìn tó kó wá fún àwọn ènìyàn wọ̀nyí. Was not surprised when he got there. Kò yálẹ́nu nígbà tó débẹ̀. He was surprised when he got there. Ó yálẹ́nu nígbà tó débẹ̀. And he saw a police officer waiting there. Ló bá rí ọ̀dọ́ ọlọ́pàá kan tó dúró pẹ̀lú wọn níbẹ̀. Ẹ̀sẹ̀ yes. Mm -hmm. Who are you? Tani o. Some for those answers. Ó lè May I know what you are doing here? Mo fẹ́ mọ tó wá sí ní ìbí báyìí. He could not talk. Kò lè May I know Mo fẹ́ mọ ohun tó wá sí ní ibi Okay, you are under arrest. Ó dà àti mú ọba yìí gẹ́gẹ́ bí ọlọ́pàá. You are part of those watching dollar share. Ó wà lára àwọn tó wá ń ṣe owó dọ́là ní bíbá So professor began to beg. Professor bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. I'm sorry. Ẹ má bínú. So what do you have in your hand? Kí ló wà lọ́wọ́ rẹ? So the money they asked you to bring. Owó tán ní kó wá yìí Bring it. Ìlà kó wá. Policeman collected it. Ọlọ́pàá tún gbowó lọ́wọ́ rẹ̀. Ṣé náà, get out. Ẹ They ran away. He did not know. Ó mọ̀. It's the same dollar people. Pé àwọn ará àwọn tó gba dọ́là lọ́wọ́ rẹ̀ náà. He was wearing police uniform. Àwọn náà ti lọ wọ aṣọ ọlọ́pàá. He fell away from his money.

Receive your deliverance in the name of Jesus. Number five. To call them victims to Samaria. A máa pè wọ́n ní àwọn apẹja wọ́n ti Those who things were stolen. Àwọn tí wọ́n jí ẹja mọ́ wọn lọ́wọ́. By physical and spiritual thieves. Nípa látọwọ́ àwọn olè ti ara àti olè ti ẹ̀mí. Stolen neighbors. Ìlàkàkà kan tí mọ́ni lọ́wọ́. They they they they worm. Wọ́n ti ṣe ní tòótọ́. They go certain things. Wọ́n ṣe àwọn nǹkan kan. Was pulling away from them. Ṣùgbọ́n wọ́n ti mọ́ wọn lọ́wọ́. Six. Ìkẹfà. Rabi vagabond is a man. A ní àwọn apẹja lárìká. They see some wrong places. Àwọn ibi tí òye kan ti bẹ̀dùn ni wọ́n ti ń pẹja. They fish rivers like dead sea. Nínú àwọn odò adágún tí ò da tó ti kú ló ti ń pẹja sí wọn. Vagabond kind of life. Ìgbé ayé àrìká òun ń gbé. Aimless and empty life. Ìgbé ayé tí ò ní ìlépa. Life without purpose. Ìgbé ayé tí ò ní ìlépa. Life that has not discovered why they are here. Ìgbé ayé tí ò mọ èdè rẹ̀ tó fi wà lórí ilẹ̀ ayé. They know that they have been born. Wọ́n mọ̀ pé wọ́n ti bí ọ̀wọ́n sáyé. trying to figure know what to do with their life. But one thing, láti wá wò kí àwọn fi ayé àwọn jẹ́. Lack of direction. Kò ní ìfọ̀sọ́sọ́. Confusion rúdurùdu inú wọn kò clear definition. Wọn ò ní àpèjúwe tó pérégedé. Crossing in the back. Wọ́n ń là bàtà wọ́n sì ń pẹ̀sẹ̀ báyìí nínú òkú. They try this, they try that, they try all kinds of things. Oríṣiríṣi kan náà máa ń dáwọ́lé wọn á ṣe lé wọn á ṣe. try to become a pastor. Àwọn mìíràn ni wọ́n ẹ̀sìn láti fi olùsí àgùntàn. They do all kinds of things. Oríṣiríṣi kan náà dáwọ́lé. Because they are really not sure what they want to do. Nítorí pé kò dá wọn lójú òun yẹ dá ọwọ́ wọn. And this is why we preach to the young people all the time. Ìdí rẹ̀ nígbà fún àwọn ọ̀dọ́ ní ìgbà gbogbo the message of purpose before partner. ọ̀rọ̀ tá ọ̀rọ̀ náà tá a pè ní ìlépa ṣáájú olólùfẹ́. first of all fàṣìdà. ó kọ́kọ́ ṣe ìwádìí. what God wants you to come and do here. òun náà ṣe ọlọ́run fẹ́ kó wá ṣe ní. before you begin to look for a man or a woman that you marry. ó tó ní kó wá ọkùnrin àti obìnrin tó wà fẹ́ láyé àgọ́. if you don't find out that purpose. ó bá wádìí ìdí rẹ̀ tó fi wà ní. and you go and marry. ìwádìí ṣègbéyàwó. you could end up marrying a fire extinguisher. Ó ṣeé ṣe kó wá lọ fẹ́ ẹni tó pa inú ẹ̀ ní. Who will complete the extinguisher, which you are supposed to come and do. Pátápátá ni ó fi òpin sí ohun tó yẹ kó wálé ayé wa ṣe. Gbọ́pẹ́ nìyẹn. Ẹ̀sọ́ rẹ̀ kó fẹsẹ̀ gbálẹ̀ nínú òkòkò. If you hang me for nothing tó bá ń lépa òfo you can't last it. o lè rí ohunkóhun mú. if you are putting what you have in a desert land. tó bá ń fi okòkò tó o ní sínú ilẹ̀ aṣálẹ̀. then it will be wasted. ní bàbá yẹn á di òfò mú ọ lọ́wọ́. I'm praying for anyone here. mo gbàdúrà fún ẹni yóò tó bá ń bẹ níyì. if there is a curse of the vagabond. bí èkún alárìnká bá ń jà ọ́. upon anyone here. tó wà lórí ayé ẹni. not many need to locate your area of wealth. Tí o jẹ́ kó mọ ẹni tí lókè ọ̀rọ̀ rẹ wà. Your area of fulfilment. Tí o jẹ́ kó mọ ọkọ. I break the curses in the name of Jesus. Fún àwọn èkó náà ní orúkọ Jésù. Seven ìkeje to find the confused fishermen. Àwọn orí ilé àwọn akọjá sí ibi wọ́n ti kòkò. They sit at the wrong time. Nígbà tí òye kan pẹja náà máa ń pẹja. They are the deficient. Wọ́n ní àléébù nípa ibi tí wọ́n wà. They do the right thing at the wrong time. Ohun tó tọ́ wọn máa ṣe ní tí ò tọ́. Right thing at the wrong time. Ohun tó tọ́ wọn á ṣe nígbà tí ò tọ́. The eighth group of fishermen. Oníkẹ́jọ àwọn apẹja wọ̀nyí. Wọ́n The empty one. Òun ni àwọn kòròfo. They are fishing without bait. Wọ́n á máa pẹja láì ní ìjẹ̀. Breathless is a man. Àwọn apẹja tí ò dín ìjẹ. Christian with the wrong way. Wọ́n pẹja pẹ̀lú ìjẹ tí ò tọ́. The customers. Ní bàbá yìí wọn ò ní oko òmú. The customers. Wọn ò ní oko òmú. And this is a very very serious situation. Ipò pàtàkì ìdílé ìtura jẹ́. Sabanara. Ìkẹsàn-án. The lazy determined. Òun ni àwọn apẹja orílẹ̀-èlẹ̀. He did not even bother to Wọ́n ti ẹ̀sìn títà àwọn okòkàn wọn láti pẹja. No initiative. Wọ́n ní ìmísí. No motivation. Wọ́n ní ìwúrí kankan. They don't bother. Àkọ̀kọ̀ wọn kò sì wọ́n. And there are plenty of people in that category. Púpọ̀ sí ní àwọn èèyàn tó wà nínú ìsọ̀rí yìí. Who just want to waste their life. Nípa báyìí, wọ́n kàn wá láti fi ayé ara wọn ṣòfò. Number ten. Ìkẹwàá which is the most serious. Eléyìí ló sì wá ṣe pàtàkì jùlọ. Is the hand infirmity fishermen. Òun ni àwọn apẹja tó ní àìlera lé ọwọ́ wọn. The hand is in trouble. Ọwọ́ wọn ó ti wọnú lásìkò. The arms have been attacked. Ọwọ́ wọn wọ́n ti gbógun The first. Ó The arms of Zerubbabel ọwọ́ Jerubábélì àtàkẹ́ ah, tòbí tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí and also ọwọ́ rẹ̀ bákan náà ni yóò parí rẹ̀. the hands that do not finish anything. àwọn ọwọ́ tá kan tí wọ́n fi parí rẹ̀. there is a problem with the hands. wàhálà pẹ̀lú ọwọ́ wọn àìlera. listen very carefully beloved. ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ olè. the position of the hands in the arithmetic of God is very clear. Ipò tí ọwọ́ ènìyàn wà nínú àwọn ìṣirò Ọlọ́run oyè nìyẹn Your hand, your fingers, your arm can be used for Ọwọ́ rẹ, apá rẹ, èékán rẹ, gbogbo rẹ, o lè lo fún fún. You can extend your hands in blessing. O lè na ọwọ́ rẹ síta fún ìbùkún. You can lay your hands on the head on the shoulder for friendship. O lè dá ọwọ́ rẹ lé orí ènìyàn àti èkìtì ènìyàn. You can lay your hands on people to impart blessing. O lè dá ọwọ́ rẹ lé orí àwọn ènìyàn láti fi ìbùkún sí inú ayé. You can use your hand to carry out useful function. O lè lo ọwọ́ láti fi àwọn iṣẹ́ tó wúlò dáadáa. That same hand. Ọwọ́ kan náà tà ń sọ yìí. Can be extended in hostility to fight. O lè lo síta láti dé ènìyàn jà and to kill. Hands can be raised in supplication. Hands can be waved in joy. Hands can be used in self-defense. Hands can be paralyzed by fear. Hands can be lazy and slack. Hands can be industrious and productive. Ọwọ́ ó lè jẹ́ ẹ̀ tó ń ṣiṣẹ́ takuntakun. Hands can be manipulated. Ó lè ṣe àyídáyidá ọwọ́. Hands can be kind. or abused. Ó lè ṣe ègbò fún ọwọ́ ṣùgbọ́n fèrè. Hands can mend what is broken. Ọwọ́ ó lè tún ohun ti bàjẹ́ ṣe. The hands are the instruments with which we write. Ọwọ́ òun ni ohun ìdásí ń ìwé. They lock and unlock doors. Wọ́n á máa ṣí ilẹ̀kùn, wọ́n máa ṣí ilẹ̀kùn. Ìyàn wọ́n wọ̀nyí. They cook. Wọ́n á lè ṣe oúnjẹ. They clean. Wọ́n máa tún nǹkan jẹ. They wash. Wọ́n máa fọ nǹkan. They drive car. Wọ́n máa wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́. The use of your limbs is not appreciated unless it is broken. Lílo àwọn ọwọ́ rẹ̀ yìí. People don't appreciate it until it's broken. Jesus took up children in his hands and blessed them. Jesus touched the dumb, the lame, the leper. Jésù ó fi ọwọ́ tọ́ àjìsí ẹni tó yẹ àjì àti adẹ́sẹ̀. On his on the cross, his hands were nailed. Ní orí àgbélébùú, wọ́n kọ ọwọ́ rẹ̀ mú àgbélébùú. His hands were severed. Ọwọ́ rẹ̀ ó lọ Those fishermen with hands infirmity. Àwọn apẹja tí wọ́n ní àìlera tàbí àmódi ọwọ́ yìí. Are those whose hands have been paralyzed. Òun ni àwọn tó jẹ́ pé ọwọ́ wọn ti di arọ. The hand is still come available. Ọwọ́ ó wà ní àkọ́wọ́ tó tí ojú gbogbo ṣe rẹ̀. Very funny. Ìfọ̀nà láti ẹ̀mí ó lè ti wà láà ó ti di jẹ́ arọ. There are those whose hands obey strange commands. Àwọn kọ́mọ̀ yẹ pé ọwọ́ wọn máa gbóhùn àti àti àjèjì the arms have been bound. Ọwọ́ yìí wọ́n ti dé ebè. Those whose arms have been cursed. Àwọn ọwọ́ tí wọ́n ti ṣeré wọ̀nyí. Those whose arms are polluted. Àwọn ọwọ́ tó ní àdàlù nínú. Those whose arms have been contaminated. Àwọn ọwọ́ tó ti ní àyíká ìjà Those whose arms are what we call automatic failure mechanism. Àwọn ọwọ́ tó ní ìkùnà wàrà ń ṣẹ̀ṣà. Àti once they lay out of something in faith. Ṣé ṣé tó bá jáwọ́ lè kọ́? Á rẹ̀ ni. Once a hand has been bound in his faith. Ní ṣé ṣé tí wọ́n bá ti di ọwọ́ ní ìpele tí èyí. Or is covered by cobweb in his prison. Àti àwọn jàǹkárì wọ̀n wọ́n dé nípa ti ẹ̀mí. The person becomes failure at the ocean of life. When the hands have spiritual problems. A lot of terrible things will be happening. For such people. Life becomes darkness. Ìmọ́lẹ̀ á di òkùnkùn fún wọn lọ́wọ́. Reality ohun tó ṣe é fojú rí. delusion. a di ẹ̀rù tó ń fò bàìbà lọ́wọ́ because the answer problem. nítorí pé ọwọ́ ẹ̀ ó ní wàhálà mi. truth Òtítọ́ becomes error. Á di àṣìṣe mọ́ wọn lọ́wọ́. Submission láti tẹ̀lé ẹni bá becomes rebellion. Á di ìṣọ̀tẹ̀. Unity ìṣọ̀kan becomes five. Á di ìjà. Just be angry in trouble. Nítorí pé wọ́n wà nínú làásìkò. There have been people who run restaurants. Àwọn èèyàn wà tí wọ́n ní ilé ìta oúnjẹ. They employ some people. Ọgbọ̀n àwọn èèyàn síbẹ̀. There are some particular people they employ. Ó ní irúfẹ́ àwọn èèyàn kan tó pàṣẹ iṣẹ́ yìí. This time this lady takes a phone to share the soup, the soup goes back. Nígbàkigbà tí ìránṣẹ́ mi bá mú síbí tó fi ru ọbẹ̀ yìí, ọbẹ̀ yìí á kan until they remove that. Títí di kan fi mu kúrò níbẹ̀. When the answer is trouble. Nígbà tí ọba wà ní inú wàhálà. Commendation becomes complaint. Láti kórè ìfà láti lòlúbọ̀lùbọ̀ ẹnu. Praise becomes criticism. Wọ́n wá sì yìn fún Adékan máa tẹnu àtẹ́jú. Blessings become revenge. Ìbùkún Adékan pẹ̀sùn lára rẹ̀. Calmness becomes cruelty. Láti dàánú fún Adékan máa ṣe ìkà Comfort becomes grief. Ìtura á ìnira àmọ́ lọ́wọ́. Victory becomes defeat. If the enemy in trouble. Ìjẹ́gun awáde kan borí rẹ̀. Ìjẹ́ tó bá wà nínú wàhálà. Zeal becomes business. Ìtara á di ìwà ìmẹ́lẹ́. Success becomes failure. Àṣeyọrí á di ìkùnà. His quality becomes his reality. Láti fi ṣàgbàgbàgbà pẹ̀lú àwọn ènìyàn, àwọn ènìyàn tó jẹ́ kò lè bẹ́ ẹgbẹ́ lọ́wọ́. Reliability becomes irresponsibility when the answer are in Láti gbẹ́kẹ̀lé láti pé ẹni tí ṣe gbẹ́kẹ̀lé ni. Calling to become fear because the answer are in trouble. Ìgboyà á di ẹ̀rù nítorí pé ọwọ́ rẹ̀ wà nínú wàhálà. This is why. God in his mercy. Ọlọ́run ní inú àánú rẹ̀. Does not open too many eyes. Kì í sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lójú. Because if some people's eyes are open. Nítorí pé tí ọ̀pọ̀ ojú bá wà ní títí. In the spirit realm. Ní ìpele ti ẹ̀mí. And they see their hands. Tí wọ́n wá rí ọwọ́ wọn. The shock. Ẹ̀rù á bà The shock. Ìpayà Adébáwọn, ìpayà rẹ̀. The talk will be too much for them. Imagine a man who prays. And God opens his eyes. And he found in the spirit. That was an anchor. That's why you see. This is the reason that everything you do matter what. Èdè rẹ̀ lè fẹ́ kó tó bá ṣe orí yọrí sí rere. And. Ìyẹn àwọn About. Wọ́n ti ṣe This morning lówùrọ̀ yìí. we have prayer to pray. àlè àdúrà láti gbà. this morning. ní òwúrọ̀ yìí. if you are here. ṣe ń bẹ ní. and you have not just surrendered your life to Jesus. bẹ́ẹ̀ o ti kan yọ̀ǹda ayé ní this was very quickly. ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kíákíá. so it can be beneficiary. kẹ̀lẹ̀ díẹ̀ tí ó di àǹfààní. of this fisherman in the ocean of life. àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú àwọn apẹja nínú okun ayé. the prayer. àwọn àánú rẹ̀ àti àwọn àdúrà rẹ̀. light your feet now. ẹ dìde lórí ẹsẹ̀ yé báyìí. and all eyes closed. Rise to your feet. All eyes clear. This is a very serious matter. And a very serious situation. There are people distributed all under ten categories of fishermen. But the group the Lord wants you to belong to is group number one. Not all those nine other groups. All eyes 就是不忘记。 If you are here, the bank Benin, and I'm not born again. Hey, this year, Mr. Pastor, I understand what you are saying. You can so immediately. I want to surrender my life to Jesus. Thank you, and I hear you Whenever you are, why all eyes are closed, just say what I'm going to say. So, Father, the name of Jesus, I've come before you now. Lord Jesus, come into my life. In Jesus' name. Amen. Amen answer prayer ẹ bá gbàdúrà kúkúrú yìí. come and serve at the altar immediately with him. ẹ wá ní ní ibi pẹpẹ ní kéde tàbá parí thank you ẹ ṣeun Jésù. we have plenty of prayers to pray in a few minutes. púpọ̀ àdúrà la ní gbà ní àwọn ìṣẹ́jú díẹ̀. but these are prayers of destiny. Ṣùgbọ́n àwọn àdúrà tó ní ṣe fàyàn wọ́n lè eléyìí. These are destiny prayers. Àwọn àdúrà nìwọ́n lè yí. And destiny prayers are serious prayer. Àwọn àdúrà àyànmọ́ wàyí àdúrà pàtàkì ni wọ́n jẹ́. The first prayer I want you to pray. Àdúrà kìíní tí mo fẹ́ kẹ́ ẹ You have to clap those hands as loud as you can clap them as you are praying. Oyè ẹ Clap it until it is painful as you are praying this prayer. Ẹ The any evil chain. Ṣé ṣe ṣe ṣe ìdí? Upon my hand. Tó wà ní In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus. Jésù. Make it louder, make it louder. Ẹ kò lọ sókè Yes. Bẹ́ẹ̀ni. Jesus name we pray. Say my Jésù. Bẹ́ẹ̀ máa Hear the word of the Lord. Sọ̀rọ̀ olúwa. Can you shout it loud? In the name of Jesus. Open your mouth and declare upon your hand. In Jesus' name we pray. Any success of darkness. Gbogbo àṣeyọrí òkú. Over my hand. Lórí ọwọ́. Tear through. In the name of Jesus. Ní orúkọ Jésù. Jesus. Jésù. Bakatenda yabo sende tila kaya bosanda. Jesus name we pray. Ní Every cast upon my hand. Ègún ègún ló. Break. In the name of Jesus. Ní This is not a money to negotiate. break, break, In Jesus' name we pray. Bẹ́ẹ̀ máa hó ọwọ́ mi. Hear the word of the Lord. Bọ́ọ̀rọ̀ olúwa. Arise and shine. In the name of Jesus. Orúkọ Jésù. In Jesus' name we pray. The down power of hospital. Ìwà agbára ìlera. Get out of my house in the name of Jesus. Open your mouth and let it out power of hatchery. Wà á sára ìlera. Jẹ́ Adọ́gba Hánde Lẹ́mọ̀ Jìbọ̀. Àti ìlú òní ọwọ́ mi ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Ẹ sáwú fún Dẹ́lá. Mí ní ìlọ́po méje. My father. Papa, me, Give me a miracle. That will make me forget my past troubles. In the name of Jesus, àti your ní orúkọ. ask for that miracle. That will make me forget my past troubles. In Jesus' name we pray. The every power gbogbo agbára that hates to see me laugh. Tó kórìíra láti rí kí irú. Kàtà by fire. In the name of Jesus. Thank you. Ẹ In Jesus' name we pray. The old God of Elijah arise. Ọlọ́run Èlíjà dìde. Can you shout it loud? Disappoint my enemies. In the name of Jesus. Jesus. In Jesus' name we pray. Trade it with stubborn assurance. As I bury the enemy. Èmi ni yóò I'm trying to terminate my life. In the name of Jesus. Thank you Jesus, thank you Jesus. In Jesus' name we pray. A louder amen. A much louder amen.